إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم كياتي فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم sọ́dígbé fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fáwọn orí tó pọ̀ tí Allah subhanahu wa ta'ala ṣe fún wa nínú rẹ̀ ní orí ìmátẹ̀lé ojú ọ̀nà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam léyìí tó ṣe pé ó wọ́n lásìkò yìí ẹni tó ń tẹ̀lé ojú ọ̀nà nábì yẹn ní títẹ̀lé tó tí ilẹ̀ tẹ̀ ní ìbá tún sú tán lè ní àwẹ̀ ó sí méjì yóò jẹ́ 15 15 ti lọ nínú oṣù Ramadan ni ẹ̀ ìjó ní là ń wípé ìní ìlàbẹ̀rẹ̀ Ramadan ó ti di pé 15 ti lọ nínú oṣù Ramadan so díẹ̀ tó kù nínú oṣù Ramadan yìí náà lókìngbà tí èmi àti ẹ̀dá bá sì ń mí ta mí lókè ta mí lọlẹ̀ ju àwọn nǹkan tí ó ti fòwá lọ ilé ìta fi bára sọ̀rọ̀ nínú ìjókù ní oṣù Ramadan àti ti ìní tí ń ṣe 15th of Ramadan year 1446 lẹ́yìn hijira annabuwa Muhammad sallallahu alaihi wasallam oní ni makanatu sunnati fil Islam ipò ni sunna wa nínú ẹ̀sìn Islam makanatu sunnati fil Islam ipò wo ni súnnà wà ipò súnnà nínú ẹ̀sìn Islam gbogbo alamọ́ ń gbọ́ súnnà súnnà súnnà súnnà irú àgbọ́yé wo ló yẹ ká ní nípa súnnà anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ipò wo dẹ̀ ní súnnà yẹn wà àwọn nìkọ́ àwọn point ó wá wà lábẹ́ tọ́pìkì ni àkọ́ wo tààrífù súnnà kí náà nínú lọ́rọ̀ àti nínú istilah nínú terminology lẹ́yìn gbáyẹn awọ àwọn ìtìbàrọ́tì kọ̀kan tó wà fún súnnà táwọn àfá kọ̀kan bá lo súnnà kí ní nǹkan tí wọ́n ń lo súnnà fún awọ kílà wọn fuqaha ń lo súnnà fún tàbá ní súnnà àwọn muhaddithun àwọn àfá aládìí tàbá súnnà kí náà lo fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn àfá súnnà wọ́n mọ́ lo súnnà fún ìdàkejì bídáà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa lo súnnà fún gbogbo ẹ̀sìn islam lápapọ̀ usulu ẹ̀sìn islam ìpìlẹ̀ ẹ̀sìn islam wọ́n máa lo súnnà fún tọ́píkì yìí tam àbí kánin point tam lẹ́yìn ìgbà yẹn o ni súnnà tó wáhìyùn min Allah súnnà tẹ́ wò yíò wáhìyí látọ̀dọ̀ Ọlọ́run tí ó ti wà preserved súnà wa protected ọkàn wa balẹ̀ wípé súnà nǹkan tí Ọlọ́run bá ti sọ ni so aláǹfàní àti nara tán láti tẹ̀lé súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam pọ́ǹtì tá mú ní al-Qur'an wa súnà fi manzilatin wahidatin fi tashri'a dóbi tàbá ti mọ́ àwọn nìkọ́tù kí lọ núktọ̀lé ò ti mọ̀ clear báyìí in pe sharia àti Qur'an níbi tẹ̀ṣìríyà níbi ìsìnkan lófin ìpele kanáwà kìí sí pó ní àkọ́kọ́ wo kùránì táà bá wá rílá wo súnà rárá ìsọkúsọ ló ń sọ súnà lè jòkó istiklalan ó lè dá jòkó tí ó dá sófin nínú pọ́ìntà tó ni àtibárù súnà hum ahlu súnà ti wal jama'a àwọn tàbá wọ́n tẹ̀lé súnà yìí lójú àwọn ganganan pè ní ahlu sunnah wal jama'a den ito ka ni azdanadikotu wa muhawalatu tọ́ni fi sunna bi turukin makira wa min ashaddiha at-ta'nu fi hamalati hadhihi as-sunnah wa ala ra'sihim as-sahaba oni pé àwọn zanadiko àwọn ẹ̀dá kan wà tó ṣe pé ọ̀tá Ọlọ́run bá pọ́nbélé wọ́n gbìyànjú wọ́n sa gbogbo ipá láti fi gbé súnà nẹ́bí sallallahu alaihi wasallam láti fi gbé ṣubú wọ́n wá ń lo àwọn ojú ọ̀nà àwọn ète oríṣiríṣi láti fi ṣerú nǹkan yìí nínú èyí tí fi ń le jù ń bẹ̀ òun náà ni ká máa bu ẹnu àtẹ́lù àwọn tí wọ́n gbé súnà ẹ̀gẹ́gẹ́dẹ́ ní àti Muhammad sallallahu alaihi wasallam so ilé ni àwọn nìkọ́tù sí agbéyẹ̀wò so annuktatul eh, al'ula nukta alákọ̀ọ́kọ́ ó ní tàrífù súnnà at least súnnà tàbí sọ̀rọ̀ ń parẹ̀ ó yẹ káṣà àti ẹ̀mọ́ tán pè bẹ́ nínú ìdí Lárúbáwá so ó ní tíra Sheikh Al-Albani rahimahullahu ta'ala wa huwa kitabun mufidun muhimmin jiddan tíra yẹn ṣàǹfàní gan ó yẹ kí ọmọ akẹ́kọ̀ọ́ kò yẹ ká mọ̀ nínú lé òun tíra tán pè ní al-hadith hujjatun bi nafsihi fil aqaid wal ahkam ṣẹ́rí hadith so rí pé nútọ̀ èyí ta múlẹ̀ kan yẹ pé wípé ẹgbẹ́ ni Quran àti Sunnah níbi ìṣèdájọ́ tọ́pìkì gan ti clear ní pé hadith hujjatun bi nafsi hujja ni fúnra rẹ̀ fúnra rẹ̀ hujja ni fil aqaid wal ahkam níbi nígbàgbọ́ àti níbi ìdájọ́ súnnà gangan fúnra rẹ̀ hadith gangan fúnra rẹ̀ hujja ni ṣe ibáyàrí tíra Sheikh Muhammad Nasiruddin al rahimahullah tabalo safha 13 nínú tírà yẹn page 13 wọ́n ní tarifatun haditha àwọn tarifat nínú rẹ̀ as-sunna wọ́n ní as-sunnatu fil lugha at-tariqatu al-maslukatu wal-mu'tadatu fil haya in tan pè ní as-sunna nínú èdè Lárúbáwá wọ́n ní at-tariqatu al-masluka wọ́n ní ojú ọ̀nà tẹ́yàn gbà al-mu'tada ń gbà ojú ọ̀nà ṣe bá yà bí wọ́n ni wà mínú qawlu nàbí sallallahu alaihi wasallam nínú rẹ̀ lọ́rọ̀ nẹ́bà muhammad tánàbí sallallahu alaihi wasallam pé man ragiba an sunnati falaysa minni ẹni tó bá gúrí kò lójú ọ̀nà mi ojú ọ̀nà yìí kò sí nínú arìnrìn annabi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fa alaykum bi sunnati wa so ta ló ń bẹ̀ ní pé as-sunna fi al-lughati al-arabiyya ní ìrìlágbára ìdánpẹ̀ ní súnnà ni ojú ọ̀nà téèyàn gbà ṣe tàbá ní súnnà nẹ́bì ojú ọ̀nà nẹ́bì bóòlà nẹ́bì ṣe ṣe ìdánpẹ̀ súnnà bóòlà nẹ́bì ṣe ṣe ní súnnà kéèsí pé àwọn ọmọ kan àwọn ẹgbẹ́ kẹta ẹsẹ̀ dé kan tẹ̀bílíkì rárá àwọn ọmọ kan sáójú ló gbé wọn wá kìíní kan sáójú fún wọn lówó ìgbàwó gbogbo yẹn pátipàti ni ìtẹ́ǹpẹ̀ ní súnnà náà ló ti gbọ́yẹn tàbí ní súnnà ojú ọ̀nà ni súnnà annabi ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam nínú istilah nínú terminology àwọn àfáìsì tàbí pé tàbí ní súnnà wọ́n ni hiya ma sadara anin nabi sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw takririn oni gbogbo tó bá ti jẹyẹ látọ̀dọ̀ anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ àti ìfìrinlẹ̀ ọ̀rọ̀ tá nàbí bá sọ a ní a ń bẹ nínú súnà nàbí ni kí nìdí ànẹ́bì sọ ìntánàbí bá sí a ní nínú súnà nàbí ni kí nìdí ànẹ́bì ṣe tẹ̀kìrìrì ìntánàbí fi rinlẹ̀ tẹ̀kìrìrì yẹn lè lójú méjì ma aqarrahu an-nabiyyu sallallahu alaihi wasallam bi qawlihi aw fi'lihi ìntánàbí sallallahu alaihi wasallam tó fi ẹnu rẹ̀ tó fi fi rinlẹ̀ bí kìíní ẹnìkan ṣe bí kẹ́nìkan wí ọ̀rọ̀ kaláyà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan wí àtkárì kan ó ní ọlọ́wọ́ bá àdébí ta ló sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n sì sí gbogbo sánmà wọ́n sì gbogbo lẹ̀kún sánmà torí ọ̀rọ̀ yẹn ànábì fi rìnlẹ̀ àbí tẹ̀kìrìrì ni ẹlẹ́ẹ̀kejì ni ma ra'ahu an-nabi sallallahu alaihi wasallam wa lam yunkirhu ànábì rí tán ṣe wa lam wà ní pé ẹ má ṣe súnnà tẹ̀kìrìrì ni ìfinrinlẹ̀ láti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam Sheikh Al-Albani wá ní mimma yuradu bihi at-tashri'u lil umma nínú àwọn tá gbà lérò pẹ̀lú rẹ̀ ìṣí òfin fún al umma yìí fa yakhruju bi dhalik ma gbọ́ Sheikh Al-Albani ní a ṣe pé yóò tí ipa fẹ́ fi ṣe tashri'u fal umma wọ́n ní fàyẹ́ khuruju bidhali yóò wá jáde kó nínú ilé yìí o ma sadara anhu sallallahu alaihi wasallam àwọn tó bá jẹ látọ̀dọ̀ annabi minal umuri duniyawiya nínú àwọn ọ̀rọ̀ ayé waljibiliya àtàwọn ọ̀rọ̀ tó ṣe pé bí á bọ́lọ̀ sí dá nàbí ní sallallahu alaihi wasallam bó ṣe dúó bó ṣe bẹ́ẹ̀ni wọ́n lẹ́sẹ̀ gbọdọ̀ rí ìtànkù ní súnà rárá eléyìí ò sínú rẹ̀ wọ́n ni allati la dakhla laha bil umuri diniya ní àtàwọn nǹkan bẹ́ẹ̀ náà tí ó sí ọ̀rọ̀ ẹ̀sìn nínú rẹ̀ wala silata laha bil wahyi kò dẹ̀ ní nǹkan kẹsì pẹ̀lú wahyi intaha al àwọn àìtìbàrọ̀ ti fún súnnà àti sọ́ntẹ́gbì ní súnnà nínú èdè àti ìsìlá kí wá láwọn ìtìbàrọ̀t àwọn bóòlù àwọn àfáà mí ṣe mọ́n lo súnnà as-súnnà tó inda al-fuqaha wal muhaddithin mo fẹ́ kó méjì pọ̀ súnnà lọ́dọ̀ àwọn fuqaha àtàwọn muhaddithun mo fẹ́ kó pọ̀ nítorí ṣe máa kàrọ ṣe àfáà aládìí tashmalu alwajiba wal manduba ó kó sínú alwajib àti mandub ṣe lọ́dọ̀ muhaddithun tó bá ní súnnà kullu ma yurwa anin nabi sallallahu alaihi wasallam gbogbo tó bá ti nárí sí látọ̀dà nígbà muhammad sallallahu alaihi wasallam wajibu ne mandubi ne àti gbogbo because àwọn àfọ́ ní hadith internet ṣe ni wípé wọ́n fẹ́ kó gbogbo àwọn nǹkan tó níṣe pẹ̀lú ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ kó jọ sójú kan fahumul muhaddisin wọ́n ní ṣe wá rí lọ́dún àwọn fuqaha wù ṣẹ́rí tààrífù àwọn <clears throat> fuqaha wọ́n mọ́ lo súnnà fún al-mandub in tó bá jẹ́ pé tó bá ṣe ó ní láadá àmá tó bá ṣe ò ní lẹ́sẹ̀ wà má dúnà wájib àti tí ò kìí ṣe wájib ṣe ó yí bá ń yàrí in tí tó bá wù ọ ní bó tó wọ́n dùn yẹn pé à ẹ̀yin lẹ́ni súnnà ní tó bá wù mí tí má tó wá ń ṣe ẹ̀tù àmọ̀ bínú ẹ sẹ́rí kíyàn gé sókòtò súnnà ní bọ́bá wù ọ bọ́bá sí ọgbàládá bó ò ṣe ọ lẹ́sẹ̀ tọ́ nínú tẹ́ tẹ́ bá rí ẹni àwọn abisòkòtò súfésúfé ṣe bú ọ̀lọ́ ní ìgbàládá ok ṣe mi túnmù ìgbàládá ọdún fún mi ṣe ẹ̀yẹ́ ni ìwò ìgbàládá ti ẹ̀nà ṣe ìbáyìn àbí so rẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn fuqaha'u ni istilahu ni wala mushaha fil istilahat idha bayyana al-mustalihu al-murada min istilahi kò sí jù níbi istilahat àwọn terminologies tí èyàn bá ti ṣàlàyé tí ń fi terminology ẹ̀ tí lọ́dọ̀ tàwọn o in tán súnnà ìdàkejì wájìbù ni a ah, dandan kí ní ìdàkejì rẹ̀ ní súnnà so lọ́dọ̀ wọn súnnà bí náfílà ni <clears throat> náfílà ni mandubu ni mustahabu ni ṣe bá yìí àbí lẹ́gbẹ́ àwọn fuqaha àbínà kutubul usul usulul fiqh o mọ̀ rígbọ́mọ̀ ní pé ta ma ń ṣe tàrífù súnnà ta ma ń sọ àwọn al-ahkamu mélòó ni wọn wọ́n ni márùn lóòtọ́ mẹ́rin ni bọ̀mù bá a àdúrọjá rẹ̀ so al-ahkamu wọ́n ni al-wajib wal-muharram wal-mustahab wal-makruh so lọ́dọ̀ tí wọ́n sórí wájìbù náà wọ́n tún láwọn terminologies mi tàtún lò fún wájìbù ń tọ́jọ́ rẹ̀ wọ́n ni terminologies wọ́n tún lò fún láàrin wọn níbi àwọn terminologies ń kọ́ ọ̀rọ̀ tún máa wà a wájib ó yàtọ̀ sí kíná ń pè wájib àti kíni kejì wájib fard ọdún yóò dá fún nínú istilahu tí wọ́n terminology tí wọ́n wájib yàtọ̀ sí fard wọ́n lè ní wájib oní tó rìnlẹ̀ bidalil al-qat'i aw bidalilin qat'iyyin al-fard in tó rìnlẹ̀ pẹ̀lú bidalilin kíná wọ́n qat'i àìbẹ̀ẹ̀bẹ̀ẹ̀ so wọ́n mọ̀ náàbí tí wọ́n lọ́dọ̀ àwọn hanabila almuhim o ní wípé terminology ni o ń lẹ́yìn ò gbọ́yí láwùjọ wa ẹ̀yìn mílì wípé à súnnà mútlákọ̀ tàbá ti ní súnnà ìtumẹ̀ ní tí èkì ń sọ̀rọ̀ yẹn in tí ó wà sórí yẹn rárá o tàbá ń kọ́ tí ráfí kí ú lè fi kínan pé madhhab al-malik tó bá ń kọ́ àwọn tíra fíkù yẹn àbí rí àrùsálà títí ibn àbí zaid al-qayrawani irú àwọn tíra yẹn tó bá ń kọ́ tó bá ti ń gbọ́ súnnà ní in tán sọ ni pé kíni kìkì ń ṣe generally nínú tó tún lọ súnnà fún ma yuqabilu al-bid'ah in ti so wani hadhihi sunna wa hadhihi bid'a wani eléyìí o sunna ni eléyìí o bid'a ni fahimtum shay'a so n tan lo o tu ti rí another usage of sunna àti bid'a lílò mi tán tún lo sunna àti bid'a so tí bá ní sunna ai in ta nabi mú wá ní ni tó bá ti takò so yi báyìí àbí lànàbí fi ní pé wa alaykum bi sunnati anábi ni man ya'ish minkum min ba'di fasayara ikhtilafan kathira fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin wa iyyakum wa muhdathati al-umur fa inna kulla bid'atin dalalah ṣe rí pé nínú hadith yìí sí yá kìkan context kan ànábì ń sọ súnnà wọ́n tí wọ́n ń sọ ìdàkejì rẹ̀ tán pè ní bìdá ìyẹn náà tó ti yé báyìí àbí so ti ráwọn usages yẹn so ma dáapọ̀ mọ́ lúpọ̀ nínú nǹkan mí tọ́ tí wọ́n lo súnnà fún lọ́dọ̀ àwọn àfá súnnà tàbá ní súnnà wọ́n mọ́ ń lò fún usulu din usulu diyanati wal akida ìpìlẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ akida ìpìlẹ̀ kila la fi sin Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ìpìlẹ̀ akida olóyẹ ká ní nípa Ọlọ́run Ọba àkídà olóyẹ ká ní nípa nẹ́bì àkídà olóyẹ ká ní nípa àwọn òjíṣẹ́ nípa àwọn tírà nípa màláíkà nípa àwọn kútù nípa kọ́dár nípa àwọn sọ̀hábà nípa Kùránì sí ẹ̀dá Ọlọ́run àbí iṣẹ́ ẹ̀dá Ọlọ́run nípa sirot nípa aljanna nípa iná nípa nuzul nípa asma wa sifat wọ́n máa ń lo súnnà fún gbogbo rẹ̀ lápapọ̀ ọ̀rọ̀ yóò yíwa o ló fi pàwọn àfá àkọ̀tẹ́ra ó mọ̀ rí usulu súnnà tó bá wọnú tí kàtàkì ní usulu súnnà yìí ó wà pípẹ́ ogun tó wà nínú usulu súnnà yìí wọn ni al-aqidatu wal manhaj so gbé súnnà fẹ́ ju bí wọ́n ṣe ń wò lọ súnnà fẹ́ ju bí wọ́n ṣe ń wò yẹ lọ ṣe báyìí àbí aha naam so ilé ni súnnà níbi lílò àwọn a'immatu salaf ló jẹ́ kí ìwọ́nà fún ààrẹ ó lè lístì àwọn kútùbù kọ̀kan tí wọ́n kọ nípa súnnà tí wọ́n kọ usulu súnnà imam ahmad wẹ́n àbẹ́ẹ̀kọ́ sharhu usuli i'tiqad ahli sunnah wal jama'a titi imam al-lalaka'i nínú tíra ẹlásán encyclopedia ni ó wákọ̀ àwọn kútùbù kéèkéé sínú nínú ẹni aslu súnnà lè tó gbajúmọ̀ pẹ̀lú àkídátì ọ̀rọ̀ sí yìí hmm? dẹnu àwọn kútùbù ní ọmọ rí sharhu súnnà al-barbahari ọmọ rí as-súnnà al-khallal as-súnnà ibn imam ahmad abdullah ó pọ̀ bẹ́ẹ̀ asúnà al-Humaydi tó bá wọnú àti kàtà ń pè ní asúnà asúnà asúnà yìí ó wà rí pé tó mọ̀ bá ń bẹ́ ó ní ọ̀rọ̀ àkídà àkídà olóyẹká ní àti manhaj olóyẹká máa rẹ̀ ilé ní ìtàn pè ní asúnà an-nuqtatu wahyun min Allah súnà tẹ́ ń wò yẹn wáhì látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wahyun min Allah azza wa jalla ọlọ́bà ń sọ́nà Qur'an ọlọ́ni wa najmi idha hawa ma dhalla sahibukum wa ma gawa wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa nínú súrọ̀ ìsúrọ̀tù najm ọlọ́run sọ ní Kùránì ọlọ́run fi najm búra ìràwọ̀ annajmi idha hawa wan najmi ọlọ́run fi najm búra tó bá ti lọ ma dhalla sahibukum wa ma gawa Muhammad sallallahu alaihi wasallam kò sọnù kò sínú kò sírin kò síná hawa gbogbo tí mú wá fún yíò kò sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nú o in huwa illa wahyun yuha hasrunu wọ́n tó bá madàlá látọ̀ alfahad in huwa in huwa kìí ṣe kẹ́kẹ́ illa àyàfi wahyun wáhì látọ̀ ọlọ́wọ́ba yuha tọ́lọ́wọ́ba ń fún àǹfàní fún ọ̀tọ́bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ sọ fún wípé al-istithna'u ba'da an-nafi nínú àwọn awjuhu al-hasri ni sheik musafa mabram níbi sharhu usuli sita wọn wọ́n ṣàlàyé àwọn awjuhu al-hasri nínú rẹ̀ àwọn awjuhu yìí pé ọlọ́run fẹ́ restrict kìíní yẹn ọlọ́run fẹ́ fún wọn ni in huwa negation yẹn illa bila ilaha illa Allah

tí wọ́n máa ń lò láti fi discredit anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ipé ṣe ìtọ́ni sọ̀rọ̀ kan lórí aha anẹ́gbà Muhammad wal iyadhu billah in huwa illa wahyun yuha wáhàyí ni látọ̀dọ̀ ọ̀rọ̀ wọba so imam ibn kathir rahimahullah wani ai ma yaqulu qawlan an hawa anẹ́bí wa ghadabin àbíkó níbi tí ń wáhì látọ̀dọ̀ ọlọ́run ọba ni na fi ni in huwa illa wahyun yuha ay innama yaqulu ma umira bihi yuballighuhu ila an-nasi kamila in tọ́lọ́run ọba bá pa nabi wa muhammad lásì sallallahu alaihi wasallam òun ni ma ń wí min ghairi ziyadatin wala nuqsan ní tí ó pé kò ní sí àlékún kò ní sí lékún bẹ́ kò sí ní sí àdíkún bẹ́ nínú ọ̀rọ̀ gọ̀rọ̀ ní kìtà sọ fún ọlẹ́kùn wọ́n sọ bẹ́ pé ó ní qultu ala Allahi ma lam yakun wal iyadhu billah nínú ọ̀rọ̀ ìgbàwọ́ rẹ̀ ike wọ́n lánàbí sọ pé ah mo sọ̀rọ̀ nípa ọlọ́wọ́ bá ń tọ́lọ́wọ́ rí a'udhu billahi minash wọ́n ni wà sallallahu alaihi wasallam kama rawahu li imam ahmad gẹ́bí imam ahmad ṣe gbẹ̀gbàwá àwọn nàrí ti ìgbàwáyìn ilé ń kọ́kọ́ tọ́ka lórí pé súnnà wahyun min allahi azza wa jal nínú àwọn ìrìnà qur'an ọlọ́ni ya ayyuwal ladhina amanu ati'u allaha wa àbí àtọ́ afọ̀n àtọ́ àtú alìmútùlákọ̀ àtọ́ àtú alìmútùlákọ̀ ipé títẹ̀lé unrestricted títẹ̀lé kí náà bẹ̀bẹ̀ títẹ̀lé tó níwẹ̀yìn àti ìrùlọ́ha the same àti ìrìn ọlọ́ni wa àti ìwọ̀sùn ẹ̀tẹ̀ ọlọ́ni ẹ̀ntẹ́jẹ́ olùgbàgbò òdodo tó ṣe kí ìgbàgbọ́ ń bẹnu ọkàn yín wa ulil amri minkum àtàwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ lórí yín ọlọ́run wà ní wà àtíru ulal amri minkum ọlọ́run wà ní wà ulil amri minkum so gbọ́ ibáyà bí ọlọ́run ò ní wà àtíru ọlọ́run fi àtíru síwájú ulil amri minkum ìdí ni wípé títẹ̀lé wọn ta'atun muqayyada idha ata'u Allaha wa rasulahu títẹ̀lé àwọn olórí títẹ̀lé tó lóǹdè ní kí ni òǹdè yẹn táwọn bá tẹ̀lé ọ̀rọ̀ àtàníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá tẹ̀lé ọ̀rọ̀ àtàníbì nǹkan a ní tẹ̀lé wọn sáwà jáde a ní jáde sáṣe khuruj a ní ṣe khuruj sáṣe protest a ní ṣe protest sáníkan yọ wọn a ní níkan yọ wọn tí ó ibá yàrí a mọ́ sá tẹ̀lé wọn a ní tẹ̀lé wọn musulmi onísúnnà mọ́ wà láàrin méjì ni as in tó jẹ́ ìrtidal tó jẹ́ dédé mẹ́rin wípé o ní tẹ̀lé wọn o sì ní takò wọn o ní jáde lé wọn lórí kí ló ṣe ọ fọkàn rẹ kórìíra tí wọ́n ṣe yẹn ah in tán ṣe yóò dá ah kì ní yóò wáwá òkè ó ti tán àmọ́kọ wá jáde sórí títì so o ní sàṣejù àṣejù ní pé ní tán bá ti sọ àmọ̀ tẹ̀lé lọ bí bẹ́ẹ̀ náà ni rárá o o tún wá ní pé tán bá ti lè takọ náà bá lẹ́ẹ̀kan báyìí àtakò wọn ni ẹlòmí lè wá ní ẹ àwọ́ sọ́njọ́ òun a ó ní na àtọ́tù a fàkọ̀wìmún ní máa ṣe mistéèkì ẹgbà mi wí ṣe bá yà rí kódà nǹkan sọ pé ó ní pé tí máa ṣe mistéèkì sí mi gbogbo so ọlọ́ni àti wa ati'u rasul ẹ tẹ̀lé Ọlọ́run Ọba ẹ sì tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam so Ọlọ́run ní ní ká máa tẹ̀lé nǹkan hmm? tí ẹ bá ń ṣe wípé amnu wa ń bẹ wáhìí ní kìíní látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run ní ní á tẹ̀lé ní títẹ̀lé yẹn náà Ọlọ́run wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah ọlọ́ọ̀lá àrẹ òjíṣẹ́ kan tí ìbá ń ṣe pé káwọn èèyàn máa tẹ̀lé pẹ̀lú ìyọ̀dá ọlọ́ọ̀bá subhanahu wa kí nìdí wáyìí lọ́lọ́ọ̀bá ń fún ọlọ́ni ìbá jẹ́ wípé nígbàtí ẹ ṣàbùsí ara ẹ̀mí ara yìí ni ẹ wá sọ́dọ̀ ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà ayé rẹ̀ ní o pé ká nẹ́bí tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún fala wa rabbik Ọlọ́run búra pẹ̀lú rububiyya rẹ̀ Ọlọ́run búra pẹ̀lú ìjẹ́ Ọlọ́run rẹ̀ pẹ̀lú ìdarí ìdẹ́dà gbogbo tí ń jẹ́ rububiyya Ọlọ́run àwọn sí Ọlọ́run ọlọ́run ni la yu'minun wọn ò tí nígbàgbọ́ wò hatta yuhakkimuka fima shajara bainahum àyàfi tí wọ́n bá tó ń fi wà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tó bá tó ń fi ọ́ sí olùdájọ́ níbi àwọn fàánfà tó bá ṣẹlẹ̀ láàrin wọn thumma la yajidu fi anfusihim haraja mimma lẹ́yìn gbàyẹn wọn wà ní orí kọnu kọ́ kankan nínú in tí a nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tó dá lẹ́jọ́ fún wọn wà yusallimu taslima mú wà jù pàjù sẹ́lẹ̀ fún ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe ibáyìn àbí so ta mẹ́lò náà yàyà ó ti ibáyìn àbí o ní pé wáhì látọ̀dọ̀ ọlọ́run ọba ní in tí ọlọ́nu waktub lana fi hadhihi dunya hasana wa fil akhirati hasana wa fil akhirati inna hudina ilayka qala adhabi usiba bihi min asha man asha'u wa rahmati was'at kulli shay ìtafẹ́lò ní pé ọlọ́wà ní alladhina yattabi'una rasulan nabiyyal ummiyya àwọn tí أي الذين يتبعون الرسول النبي الأمية احتراز عن سائر الأنبياء فإن المقصود بهذا محمد بن عبد الله صلى الله عليه وسلم إن الله سبحانه محمد بن عبد الله ọlọ́run láwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ tó ṣe pọ́lọ̀ ọba rán òjíṣẹ́ tí ò lè kọ tí ò lè kà tọ́lọ̀n wá fi rú Kùránì tí ò sẹ́nì kan tó lè fọ́mù orú rẹ̀ tọ́lọ̀ fi rán gbàtọ́lọ̀ tí wọ́n sọ débì ọlọ́wà ní فالذين آمنوا به ṣẹ́ráwọn tí wọ́n wá nígbàgbọ́nú ànábí wà zarúhù tí wọ́n ràn lọ́wọ́ wà nasarúhù tí wọ́n kún unzila máa wọ́n wá tẹ̀lé ìmọ̀nà tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ unzila máa hù wà quran ó ní Qur'an àmọ́ kí ni àgbọ́yọ̀ Qur'an yẹ kí ni Qur'an yẹ bó ló ṣe ma ìtumọ̀ Qur'an bóyá kó ṣe ma pẹ̀lú sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ tó bá ní kùránì kalamọ̀ tẹ̀lé ibo ló fẹ́ fi àwọn àyàtì yìí sí ibo ló fẹ́ fi sí àwọn àyàtì because nínú kùránì tó ní a máa tẹ̀lé oníẹ́sì ní a máa tẹ̀lé súnnà yìí bóò náà ṣe ní a máa tẹ̀lé tí èkì ń ṣe wáyìí in tọ́ka wa ò balẹ̀ ipé sọ correct àbí فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين ọlọ́run ni ẹ̀tẹ̀lé ọlọ́run ẹ̀tẹ̀lé annabirai sallallahu alaihi wasallam tó bá jẹ́ kí múmìnì ní ọlọ́tún sọ nínú uh, Qur'an nínú suratu Muhammad suratul Qital ọlọ́run ya ayyuhalladhina iṣẹ́ ara yín jẹ́ ọlọ́tún sọ ní Qur'an kul ati'u Allaha wa ati'u rasul fa in tawallaw fa innama alayhi ma hummil wa alaykum ma hummiltum ọlọ́ni ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé Ànábì sallallahu alayhi wa alihi wa wani kuntu usalli fil masjid wọ́n ni mo máa ń kírun nínú mọ́sálásí fada'ani rasulullah sallallahu alaihi wasallam ànábì wá pè mí sallallahu alaihi wasallam falam ajibu ìwádán ẹmà wo ìdáhùn kí ni di wọ́n kírun lọ́wọ́ fakultu ya rasulullah wọ́n ni usalli mọ́ kírun lọ́wọ́ ni faqala o ànábì wá ní alam yakun lillah sọ́lọ́wọ́ ni istajibu lillahi wal rasuli idha da'akum lima yuhyikum ẹ̀dá ọlọ́run bá ló àtànẹ́bì rẹ̀ tó bá ń pè lọ sí bí n tí ó fún yín lẹ́mí in tí ó jẹ ẹ̀là láyé àti láti kìyàmù istajibu ẹmù kamáì ànẹ́bì wa ń sọ fún bẹ́ẹ̀ ṣe báyìí àbí náà so àdídì ń tọ́ka lórí a ní ìtẹ̀lé ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ní agbára tó nínú ẹni àdífà bí Hurairah radiyallahu anhu tó gbọ́mà rawahu shaykhan tí a nẹ́bí sallallahu alaihi wasallam pé kullu ummati yadkhuluna al-jannata illa man aba qalu ya rasulallah man wa man ya'ba anẹ́bìlẹ̀ ẹni tó bá tẹ̀lé mi yóò ẹni tó bá tẹ̀lé mi anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ibo ló ti rí iṣẹ́ kí ṣe ní ni ṣe anẹ́bì a máa tẹ̀lé in tí ò ṣe máa lóní ní súnnà ló Muhammad sallallahu alaihi wasallam anẹ́bìlẹ̀ ẹni tó bá kọ̀ tí ò bá tẹ̀lé mi ó fàkọ̀dẹ̀ abà onítọ̀hún ti kọ̀ láti ṣe kíni láti wọnú alìjẹ́nà hadithi kan tún bí hadithi Jabir bin Abdullahi radiyallahu anhu <clears throat> mọ́mà abu dawud rahimahullahu ta'ala ni wagbawa wani lamma stawa rasulullahi sallallahu alaihi wasallam yawmal juma'a bá nabi sallallahu alaihi wasallam gori mimbarin jọ juma'a jọ kan anabi ni ijilisu ejoko fasemi adalika abdullahi bin mas'udin radiyallahu anhu in mas'ud wa gbọ́rọ̀ italon wa fajallasa ala babil masjidi ó gbọ́rọ̀ báyìí ó jókòó street náà ẹ̀ pàwọn nìkan challenge authority àníbà Muhammad sallallahu alaihi wasallam gbà tánà ìbá sọ̀rọ̀ èmi náà kọ́kọ́ gbéyẹ̀wó in gbé sínú láákà èmi o Abdullah bin Mas'ud kan gbọ́ ijilisu anẹ́bìlówí ijilisu yẹn amúrù ni ó kọ́ mìíràn sínú fajalasa ó jòkó lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni títí anẹ́bùwárí sallallahu alaihi wasallam níbi ọ̀lọ̀kanẹ́bì ni ta'al ya Abdullah Abdullah ma bọ̀ wá ìgbà ilé ẹ̀ṣẹ̀ wá ìjìlìsú ojú òkúlójú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni bí tí tẹ̀lé annabi ṣe yẹ kó rí lára wa ní o sallallahu alaihi wasallam níbi pé imam ahmad rahimahullah nínú ẹgbà tó rìnlẹ̀ látọ̀dọ̀ wọn tó fi rìnlẹ̀ tó fi sọ bẹ́ẹ̀ ṣe báwọn ẹni ṣe mọ́ tẹ̀lé annabi muhammad sallallahu alaihi wasallam wọ́n àdíthì àwọn ọ̀lọ́sí ìjámà pẹ̀lú dírámù kan alẹ́bìnrin pẹ̀lú dírámù kan èmi náà lọ́sí tèmi pẹ̀lú dírámù kan náà ní sẹ́ ìkaná àṣálà fún sọ ó ní fa illam testati an ti hukka rọ́sak illa bi sunna fafa'al tó bá rí pé kò sí tí n bá fẹ́ mo lè live life mi pé imam malik sọ rahimahullah ó ní as-sunnatu safinatu nuh súnnà tó ń wọ́n wo ọkọ̀ ojú omi ànábì Nuhu ni man rakibaha naja ẹni tó bá wọ̀ yóò là wa man takhallafa anha halak ẹni tó bá ilé kúò níbi bẹ̀ tí ó tẹ̀lé tí ó gbọ́kọ̀ ojú omi yóò sọ́fọ̀ ní gọ́rí kọ yóò tẹ́rì sínú odò anù inú odò dọ̀lálà báyìí ṣe mú súnnà ni ó kìí ṣe tó kéré o wallahi àwọn ìgbà wápọ̀ gan tí àfọ́òkú àmọ́ kí ó wà lálàárí afá wọn wọ́n mọ̀ bèèrè pé mọ́sánà Allahu biki lọ́lọ́bà ṣe fún ọ afá ní ọlọ́wọ́ foríjì mi kí ni dí ó nílì súnnà nítorí súnnà lásán lórí bí Imam Ahmad rahimahullahu ta'ala sọ wípé inna qubura al-ansar min ahli súnnà àwọn tí wọ́n jẹ́ lẹ́sẹ̀ nínú àwọn onísúnnà àbàtà ni nínú àbàtà aljanna wa a wa qabru al-zuhad min ahli al-bid'a a hafratun min hufarin nar so wa rí ìsàárè àwọn tó bá àwọn bídá ihò kan nínú òhònú náà ṣe báyìí àrí so now ibn kathir rahimahullah nínú tafsir ne woni qala ila qala imam ahmad hadathana haddathana abdurrahman imam ahmad hadathana haddathana abdurrahman qala hadathana sufyan an mansur ay an ibrahim an alqama an abdullah wa huwa ibn mas'ud radiyallahu anhu sai ban yabi tó bá ce tira alqama bin waqas al-layth utun tún abdullah bin mas'ud náà sọ́yẹ̀ ó ní àbúrẹ́mọ̀ sínú sọ́jọ́gà pé láàánà lọ́hùlù wa ṣìmáàtì wàlùmùtàṣìmáàtì wàlùmùtànàmìsọ́tì wàlùmùtàfàlìjáàtì lèlhúsìnì alìmọ̀gọ̀yẹ̀rọ̀tì kọlùkìlá au alìmọ̀gọ̀yẹ̀rọ̀tì kọlùkọ̀lọ́hì azẹ̀wẹ̀jẹ̀ Ibn Mas'ud Ọlọ́run ọba ṣépè ó ó ní Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣépè ilé àwọn obìnrin tán máa ń fi irun kún un ẹ̀yin obìnrin tẹ́ ń fi attachment kún irun ọlọ́run ọba láàánà yìí ọlọ́run ṣe ìpìlẹ̀ ogun yìí dánù ìmúkọ́ mú kú sọ bẹ́ ọlọ́run so n kó ti mọ́ kí ní ti pẹ́ ó sì ń fà attachment ẹkùn rẹ̀ náà yìí ti mọ́ ń dùn mí ní pé àwọn kẹ́kọ̀ọ́ kan bẹ attachment ẹ̀yẹ kí ọlá àmọ́ ṣe wọ́n ìtùnà fi kún again náà bí bá yẹn ń sọ mọ́lọ̀ pé ọlọ́run ṣe tó bá ṣe ṣe èmi ò mọ́ tó fẹ́ ṣe fún mi so le lè di orin sí dẹ́dẹ́ ní kó deceive àwọn èèyàn ni ó ti wá di ìdàkudà ní ìsìn ẹlòmí ó dídí ìlú bí mẹ́ta ló kó sórí brazilian wig ń bẹ lórí rẹ̀ ghana kìníkà tó ń bẹ lórí rẹ̀ ọrùn tí ẹ̀wọ́ inú àwọn ìgbókà tó ti kú dánù àbí àwọn ohun kátàlọ́ sí ẹ̀ntẹ́n so márùn káàkiri wig wọ́n fẹ́ gbé wig sórí so mọ ìdí tó fi àrámù kìníhùn gọ́rọ̀gù ti ń bẹ̀m̀bẹ̀ ní náà deception ni ẹlòmí ilé látún zifáàfù ní ọmọ kó ń sí ìyàwó fẹ́ bèbí ló fẹ́ sílé gbogbo fẹ́ẹ̀kì gbogbo lé ayé rẹ̀ irun tó gbé sórí nǹkan lóní fẹ́ẹ̀kì ni ọya lóní èyí tó tọ́ sójú ní jẹ́ wedding sẹ̀mú àtàwọn kí ní pancake kan náà lẹ́ẹ̀lẹ́ wọ́n lẹ̀ wọ́n kàbáyé fi kọ́lọ́kọ́lọ́ sí ibi yọnù kan kàbáyé ń kún sójú ń wá rí bí bèbí yóò àrí bí kíní bó bá ilé sí àwọn kíní bó bá ilé wẹ̀ báyìí tọ́ ìntáhà al-mughayyirat khalqillah Ànábì tún ṣe pẹ̀lẹ́ àwọn tán ma ń dá àlàfo sí ẹ̀yìn wọn kí náà ma ń pè èjì èjì wọ́n ma ń fáìn látara bẹ́ẹ̀ kò ní panudé máláyé tí ẹ̀ yóò ma yanú lẹ̀ ráyìn kánibà rí kí ààrẹ kí ló ń fẹ́ yín kí o sì lè ayé ìgànná gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà wọ́n àpẹ́ wọn tún gbọ́ um, pink lips kí náà tún fẹ̀ yíò ṣe wọ́n tún sọ pẹ́ṣàn ètè ẹlòmí ti dẹ̀rẹ̀ ó ti dẹ̀rẹ̀ ó sà ó ní pink nígbà tó bọ̀bọ̀ ọfọ́ létè dúdú kí ló ń bá ti ẹ̀kà kí ló ń bá lè ẹ̀kà bọ́lọ̀ ṣe dáun bẹ́ẹ̀ ló ṣe dáa ọwá lọ kùn kùn kùn kùn kùn ẹlòmí bóra bóra bóra ó ti di bí bọ́ọ̀lì ah! ó ti dìdàkúdà gbogbo skin tọ́lọ̀ ń fi sára rẹ̀ ó ti ṣí dànù ó ló sàfẹ́ pupa ó fẹ́ pupa ó fẹ́ dèbò lágídí náà ni ó wá ló orísìsì kírìmù kírìmù kìní kan tó bá ṣe kírìmù bí 15 kírìmù elé yọ́kọlò kírìmù elé yọ́lò kírìmù elé yọ́lò kíf hada yóò múra múra múra múra lólé yọ́padà jáde owó náà tún ní o kí ọlọ́ mú ní látàrọ ọpadà jáde owó náà tún ní àdénà bìdí so àwátà ń lo fake beautifications ọlọ́ọ̀bá láàánà yí o ọlọ́ọ̀bá sépèlé yí o ọlọ́ọ̀ lẹ́ni ègbé ni yí o èmi kọ́ ọlọ́ọ̀ ni ó gẹ́mí kan náà rí ti látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni Ibn Mas'ud wà kákí fóbìnrin kan nígbàyìn ọ̀rọ̀ obìnrin kan wọ́n ọ̀rọ̀ tó sọ Ibn Mas'ud èmi ka Kùránì látòkè délẹ̀ ìrìn bẹ́ Ibn Mas'ud ní pé so ka wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ìntọ́lọ̀ bá bá pàáyín láṣẹ ẹ tẹ̀lé ìntánàbí bá pàáyín láṣẹ ẹ ìntánàbí bá kọ̀ yín ah oníbẹ̀ẹ̀ni oníbẹ̀ẹ̀ni mo kàá Ibn Mas'ud nítorí ní tánàbí bá sọ sọ́sọ́ látara fẹ́nú ni wáyí ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so um, obìnrin wa ní pé àmúyàwó rìtì ẹ̀nà ń ṣe Ibn Mas'ud ní pé lọ́wọ́ lọ́wọ́ ó bá débẹ̀ orípa obìnrin yóò sí àwọn èèyàn gidi nu wọn dàbí àwọn tèní tọba ara wọn yàwó àfáà mi ó ní ṣe ojú ó sì ti ibò ọ̀lá ẹmọ̀ kójú ti ibò pé ṣe ìyàwó ta ni ó bóyá ìyàwó àwọn ní hip-hop ni wallahi mo rí kìníkà láìpẹ́ ojú sí tí ojú tí mi gẹ́bẹ̀ yóò sọ ojú òyì tí ibò náà tí bò bá rí àfá nínú àwọn tàà yẹ́kọ́ sí àfá àgbà nílùú ni o èyí dákọ̀ rẹ̀ lọ́wọ́ fún ààrẹ wàlá àfá ń ṣe wedding mọ̀nífà ẹwà wó tán fẹ́ ẹgbà àfá àti ìyàwó sì wọ́n tún kí ìsẹ̀ lójú agbó àgbàfà ní o tó ní gbà fún like can you imagine kí ni wá sí pé ah, example ẹ̀ ń lè fáwa fún aláwùjọ yìí torí ọlọ́ọ̀bà

ìtàwọn táwọn yọmọ̀ sọ́yámọ̀ kìyàmọ̀ ọlọ́run àà àtẹ̀lé àwọn àfáà wa ní àtẹ̀lé àwọn àfáà gbà tàbí tó ń àwọn náà pàrà mú ní àmúgbàtà àfáà ń ṣe àánà wa ń ṣe wa là ń tẹ̀lé liyakuna min al-asfalin wọ́n ni ọlọ́run àwọn tán sọ wá nù dà nínú àwọn ìyàtà ìjẹ̀nú ọlọ́run dákùn fi hàn wá afẹ́ mọ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀ lénìí afẹ́ tẹ̀ wọ́n palé ni kò bá mọ́ kùránì àti súnà ni ó tẹ̀lé wọ́n ó rẹ́rìn ní kùránì àti súnà wọ́n aláfà kan sọ pé ọwá ní à ẹ àfà ni wọ́n tẹ̀lé o àà sánàbí lọ ń tẹ̀lé àbáfà mọ́dí ọ̀lẹ́ntẹ̀láfà dákùn ọ̀pọ̀lọpọ̀ wọ́n pọ̀ lé ní nínú àwọn àfà tó ṣe irọ́ ni wọ́n ń pa wọn kì í ṣe àfáà kódà wọn kì í ṣe onímímọ̀ ayé làwọn náà wá ayé oníkálùkù wá àbí Allah subhanahu wa ta'ala kò so point mi tó wà lábẹ̀bẹ̀ ni wípé mo ti sọ ilé ìnàtẹ̀lẹ̀ kí ẹ̀tọ́ tó sọ min babi adhakir fa inna dhikra tanfa'ul mu'minin kábìṣẹ̀rin létí kí ní ìzọ́hìrọ̀ yìí ó lágbára gan nínú nǹkan tí ó jẹ́ káwọn yẹn lè kírun mọ́ láyé lé ní ni àwọn beautifications táwọn yẹn ṣe yìí àwọn asá fine afẹ́ fine afẹ́ appear beautiful afẹ́ dá afẹ́ dá afẹ́ dá látara bẹ́ẹ̀ àwọn obìnrin wá dẹni tí wò kírùn mọ́ kí ni fíkì tó wà lábẹ́ẹ̀bẹ̀ o ní wípé àwọn kí ní tán tọ́ sójú tán tọ́ sórí un ìmìnà 10,000 ìmìnà 15,000 ìmìnà 20 ìwọ wá ní kó fomi fọ́ wọ́n náà ti ní tó ń sọ fún fáwọn àbí kí ní tó ẹ̀sẹ̀ bí 20,000 ó pín tọ́ tọ́ báyìí Allahu akbar Allahu akbar wọ́n wá ní ọlọ́sàrọ̀lá wọ́n tàbí yóò sàlọ̀ àlá yóò fomi sójú náà ni yóò wà fomi fọ́kínú ìdànù àbí kò yá ní kírùn ní kínìdí ó ní pàtíkà tó ń lọ wọ́n ti fix yẹn sí bí i 5 ó ní occasion kan tó gbọ́dọ̀ lọ ní ẹ̀yìn ìyá wa ẹ̀yìn olókèsàn occasion tí yóò lọ tí yóò padà fi wọ́n ọlọ́run ọlọ́mọ̀ ní jẹ́ lọ àwọn èèyàn lọ occasion láti fi bàlìkí àmàrà wọn jẹ́ nífà àwọn èèyàn sì ní kírùn àwọn mú kí sọ́rọ̀ bá yọ ìyílẹ̀kẹ́ ìmọ̀ kírùn ti eh, eh, ní nítorí ẹ mọ́sá location ní ṣe ìwọ̀ wá ní kírùn torí a ń kírùn nínú lẹ́sì tó lè gba ìká bí ìpẹ̀ wọ́n ó ní rùn gbogbo ilẹ̀ kírùn ó ọlọ́wọ̀ ó bú ara rẹ̀ tẹ́nì tó á fẹ́ kírun so dẹ́kùn ẹjá mọ́ kírun ẹ̀yìn ìyá wa ẹ̀yìn bàbá wa ṣe mọ́já torí pé ọfẹ́ fine ọfẹ́ fine ọfẹ́ fine àwọn tó fẹ́ jù ní 1800s àwọn dàmọ́láyé lè ní wọ́n ti jẹrà tó bá rí wọn lè ní ò lè wish kò rí bẹ́ àwọn tó fẹ́ jù ní 1990 kìíní kan 1980 kìíní kan àwọn ìyá tó ti darúgbó lè ní àwọn náà mọ́ ti gbà kan wà ní ọ̀dọ́ rífa bó ṣe rí yẹn wọ́n ní ó bó ní ọkùnrin tó bá lẹ́tọ̀ọ́ sí ọ tó bá wálé bàbá rẹ̀ òun ló láǹfàní sí kó rí bó ṣe rí gbogbo àyókù tó ń fún wọn tàn àrámù ló ń sí ó sì ń ṣe lọ́wọ́ bá ó sì ń jẹ irinṣẹ́ fún ṣe ìtọ́ni núkẹ́lẹ̀kẹ́ èyí tí ó kù ó ní as-sunnatu mahfudha sunnah ọlọ́ni wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim ọlọ́run láàrin síwájú wa nẹ́bí sallallahu alaihi wasallam àyàfà àwọn ọkùnrin ká tó sí pé afúnníwáhìí ilé kọ́kọ́ tọ́ka ló ń pé kò lè sóbìnrin nínú àwọn nẹ́bí ọlọ́run wọ́n tó ti kàtírà kan tálóbìnrin bẹnu àwọn nẹ́bí ọlọ́run ọ̀tán kí ni àwọn jẹ́mọ̀ Eh, <laughs> eh, wọ́n oh, ni fọ́mà nàbí ẹ̀lọ́pẹ̀ wọ̀rọ̀ kí ẹ̀mọ́ pé wọ́n lè yọ ànẹ́bì lóyí wọ́n lè yọ ànẹ́bì lóyí yóò àdí x nàbí àbí fọ́mà nàbí ó yá mẹ́ example kan wá bàlẹ̀hámà ọmọ bá wúrọ kí lókè gẹ̀rù bàlẹ̀hámà ọmọ bá wúrọ ta ń jẹ́ bàlẹ̀hámà nínú tó wà lẹ̀ kò sánẹ́bì kan tọ́lọ̀ bá rọ lóyè tí ó yẹ báyìí àbí àhà

litubayyina linnas ma nuzila ilayhi àmọ́ kí ni ní òbí ṣe bayani ọlọ́lá aláṣọ kùránì fún ba o lè bá máa ṣàlàyé fáwọn èèyàn yìí tí ọlọ́ọ̀bá sọ̀kalẹ̀ fún wa kí ní òbí ṣàlàyé alẹ́sà ti súnná ọlọ́run sọ ní kùránì for example ọlọ́run ni wa aqimus salah ọlọ́run ni ẹkírùn tafsiru ẹbọ ló ti rí inú súnná nínú súnná ló ti rí náà pé a ah, tó bá fẹ́ kírùn ó ṣe báyìí ah, èyí àbúrẹ́rà ló gbà àwọn àdísì wájú lórí ọ̀rọ̀ sọ̀lá èyí àbúrẹ́rà yẹn jẹ́ kí n sọ fún ọ so kíyànmọ́ hun kíyànmọ́ parọ́ máa sọ̀hábà ó ní mọ́sílùmọ́ sí tọ́pìkẹ́ mọ̀sáyé tún rántí léyìn ó ní so mọ̀ ìdí gbogbo àdísì pé alájádé àdísì ajá ajá dúdú ṣe àsìtáni ní kíní kan Hadithi tó wà ní sọ̀rọ̀ ìbòfọ́gá àti muslim nífà ó ní rízì ní pé Abu Huraira ó fẹ́ràn olóngbò ní olóngbò àtajá sí ní kíní wọ́n ọ̀tá ẹ̀tì báyàrí ìtorí ẹ̀ ni Abu Huraira fi wá lọ ń fọ́mù àwọn àhàdísì ajá tó ní kò fẹ́ fọ́lóngbò ti ẹlẹ́ olóngbò ajá sí ń dàmú olóngbò ti ẹ̀ ẹ̀tì kí nǹkan ẹ Muawiya ìgbàwo kìníkà kìníkan a ń bọ̀ wá sí ibibẹ̀ náà nínú ẹni ọlọ́ni inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́run láwọ́ lásọ Kùránì kalẹ̀ àwọn nẹ́sì lásọ sórí tí má bèèrè lọ́wọ́ rẹ̀ sọ́lọ́n sọ Kùránì àbí òsọ ó ní a ọlọ́bá sọ náà ọlọ́run tún sọ Kùránì la ya'tihi al-batilu min bayni khalfi tanzilu min hakimin hamid Kùránì yẹ ọlọ́run ní bàjí ò lè wọ́ eh oni afala yatadabbaruna alquran walau kana min 'indi ghayrillah la wajadu fihi ikhtilafan katira ṣé ẹ wo qur'ani dáadáa ni in bá jẹ́ pé ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ló ti wá ni ẹ ti rí àwọn mistake tó pọ̀ ńbẹ̀ olo son qur'an afala yatadabbaruna alquran am ala qulubin aqfaluha ṣé ẹ̀yin wo qur'ani dáadáa ni àbí wọ́n ti dí ọkàn tin ni àwọn ẹ̀rí ń tọ́ka lórí pé qur'an hmm fàbí ayi hadithin ba'dahu yu'minun Qur'an ìkànnì hadisi wo ló tún wá mọ́ àwọn aláìmọ̀kàlàmù yìí jẹ́ wa àwọn zanadikọ̀ aláìmọ̀kàlàmù yìí jẹ́ wa tọ́yọ̀ almuhim yìí pé tí má bèèrè sọ́lọ́n sọ Qur'an musulmi tó wà lè ní Ọlọ́run sọ Qur'an fahuwa kafirun sarahatan nínú ọlọ́run sọ Kùránì èmi àtẹ́jọ gbàyún àrí nínú wọ́n ní àtẹ̀lé súnnà bẹ́ kódà ọlọ́run ni dandan kátẹ̀lé súnnà àti Allaha wa àti rasul qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum ọlọ́run tẹ̀lé súnnà ìta tẹ̀lé ni in kó sí un asàlàyé díẹ̀ ẹ àdísì yẹn tẹ́wàá ní dọ̀ífù nìkan má wọ̀rí báwọn èèyàn rẹ̀ tàná àwọn èèyàn rẹ̀ tàná tí wọ́n jogun wọn yẹn báwọn náà sì fẹ́ bà ìsìn Islam jẹ́ òun ni ẹ òun ló fa dọ̀ífù àti kínà rẹ̀ nìkan bó wá ní àwọn àfọ́ òní mímọ̀ sí yẹjú ẹ̀ akàn mú sọmúrì wá ń bẹ̀ ayolé sí ayolé fẹ̀ tó tafsirin wọ́n ni lè annàlè umma wọ́n tó rọ́lù umma yíò lamtazal tankulul kùránà khalafan an salafin àwọn èèyàn yẹ̀wọ̀n ogbò a ń narẹ́ ti kùránì yìí salafan khalafan an salafin àwọn tawalẹ́yìn a ń gbà lọ́dọ̀ àwọn tó wá níwájú àwọn tó ń takú súnà yìí wọ́n bẹ́ẹ̀bẹ́ nǹkan ṣebí narrations ni ẹgbàwá ni ẹgbàwá ni ahadith ẹgbàwá lòun náà Qur'an ẹgbàwá lòun náà ó wá ní àwọn ojú ọ̀nà nítorí gbogbo ẹ bọ́ sábẹ́ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun nínú sísọ Qur'an sísọ ẹ̀sìn Islam as a táwọn zanadi kọ̀kan gbógun ti lè ní ẹni tó ní Bukhari lárúbáwà rẹ̀ kọ gbọ́ dáadáa ẹmà ọlọ́wọ́ bá uh-uh. ọlọ́bà tó kí tó bá fẹ́ múyàn <laughs> àìpẹ́ lágbàwà Bukhari ó kọ gbọ́ dáadáa òkè <laughs> Bukhari sì kó àlàfà mọ̀ àlàfà tún jamma Sahih Bukhari ni ẹbà gbé wá Bukhari ni so yíba yàbí asọ́hùlù kútùb káwọn àfá tó lè mọ́ pé tíra ní asọ́hùlù kútùb ẹni tó ní lárúbáwà Bukhari ọgbọ́ dáadáa ẹni kó bá ń kọ chátà kanú tíra àtàgbédọ́wọ́ so ti rí ẹbà ń sí látò kìdílẹ̀ lárúbáwà mo believe French na fi kọ ilé àbí Igbo gbogbo jẹ́ lárúbáwà nítorí kò gbọ́ lárúbáwà òun sì lọ́kọ́ ó kọ rọ́fùlù lẹ́dẹ́yìn ìbáàdì وكو التاريخ الكبير والتاريخ الصغير كتب كثير جدا بخاري او الله نتام بخاري امام بل امير المؤمنين في الحديث بغبان تيغان فاتونكا بل كبيو من كاتيغا داداني مو ما فيرين لين بي اصح الكتاب بعد القران والاصح البخاري اجمعت الامه على هذا alúmọ̀ palopọ̀ ní kìí ṣe kí bóyá ẹ mún alúmọ̀ nínú sàláfin sọ wípé síwà ahrufan yasira intaqadaha bádùn bádùn nukọ́dà bádùn fàí àyàfi àwọn ọ̀rọ̀ kọ́kọ̀ọ̀kan gẹ́bí àdárùn ní zambi àtàtàbọ̀ hmm? kí sì ní kí ni tó bá study ilmul hadith ó rí pé àwọn èyí ti kọ̀dá ti ẹgan Bukhari ló tún correct èyí ti kọ̀dá ti wùsì ní àwọn ọ̀rọ̀ kọ̀kẹ́ táwọn àfáà sọ́ngbà Bukhari ọ̀rọ̀ kò jọ bí pé ìlú ah, àyà yìí ìlú àyà níwà tó wà áwùlájúlé tó mú because tí ràyí ń kọ́ o ìṣàrọ́ta fi hẹ̀ síhà bal alghaya so àwọn rijal ta fẹ́ rí bí àdíkì ń kọ́ àwọn rijal rijal mú sọ báyìí ó tún kéwú débẹ̀ tún ní báyìí eléyọ̀ mọ́ná pẹ̀ rijalu ó ní ṣẹ́bùbẹ̀ ìkù níyà afákan tó afá gbogbo ẹ̀lọ́n ti ẹni o fàwọ́ dọ̀yìí àà nǹkan gbẹ̀ ìkù níyà wọ́n sàlẹ̀ gbẹ̀ ìkù níyà bẹ̀lẹ́ṣọ̀ pé àà ah, mẹ́wàá ń bẹ nígbàtọ́lọ́run ẹfẹ́ ní Bukhari ò sí kí ní ọ̀rìn nìkan nígbàyè Bukhari tí Bukhari bá wọ̀lú àwọn ọba ní ìlú àmọ́ pàdé Bukhari lẹ́nu ọ̀nà náà àwọn ọba nínú wọn mọ́ ń wá ń pàdé Bukhari ló jẹ́ pé ẹgbàwà Adi bin Hatim àwọn àfá àkọwà rẹ̀ lóòtọ́ fi ìdọ́f àmọ́ ó rọ́wà rẹ̀ an mashayikhi àwọn àgbàbẹ̀ kí ni ẹgbàwà yẹn nígbàtí Bukhari wọ Dimashq Damascus àwọn mohadithun wọ́n fẹ́ tẹ́sì Bukhari ẹmẹ́ta wá sí ni wọ́n wá mú àdíkì 100 wọ́n wá pín 10-10 láàrin àwọn mẹ́wàá ìwọ̀gbà àdíkì 10 ìwọ̀gbà 10 ìwọ̀gbà 10 tán fi pé mẹ́wàá ó ṣe mélòó 100 èyí tó wá gba 10 yìí yóò wá mú ìsinádìlé yóò gbé fún mọ́tínú ilé yóò gbé ìsinádìlé ó wá da ọgbẹ̀lú wọn fẹ́ fi tẹ́sì Bukhari àwọn àfá gbà nígbà yìí Bukhari ṣe wọ́n ní ìlú bẹ̀rún fáwọn yóò ti gbọ́ pé Bukhari ń bọ̀ o imam gbogbo èrò pọ̀ bọ́sẹ̀ dénú nísìn pé mọ̀ káwọn yẹn pọ̀ gan fẹ́ tẹ́stì ẹ̀ aláwọ̀kọ́ ní ọgbọ́n mátò báyìí Bukhari afẹ́ bèèrè àwọn hadith kan lọ́rẹ̀ hadathana kadha qala hadathana kadha qala kada, kadha qala rasulullah sallallahu alaihi wasallam ó ti dá la a'rifu mi ò mọ̀yún ó kẹ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó fi pẹ́lẹ̀kẹwàá èyí ò lọ tí ẹ̀ bukhari amal awwal ẹ padà wá ààyè tí ilẹ̀ tí ilẹ̀ tí ilẹ̀ o ríwà láàkọ́ àdíta àkọ́kọ́ tó sọ́run báyìí ni báyìí ni ó wá correct mẹ́wàá wọn bọ́sẹ̀gbẹ̀ kan ó correct mẹ́wàá tẹ́lẹ̀kejì bọ́sẹ̀gbẹ̀ kan ó wá correct mẹ́wàá gbogbo àdíta 100 ìwọ́n dá padà ìwọ́n dá orí padà síbi ìwù àwọn ilẹ̀ tán takò bukhari imi

ma asfaha haula tọ́ bukhari wá tó afẹ́wọ́n sọ pé in tó wà ájábù níbi ọ̀rọ̀ bukhari kì í sí kí bó sì tó bóò ló ṣe ha mistake yẹn ó sì ha mistake 100 ní jòkókẹ̀ kò tún á dàrú olórin tí wọ́n tó padà fún pé ìwọ èyí tó sọ ìbáyìn báyìn báyìn nígbà pé bí pé ka annahu khuliqa lil hadith bí wà tọ́lọ bá kan mọ́mọ̀ dábù bukhari fún hadith nìkan ìwọ hadith nìkan gbogbo ilé nǹkan nínú hìzù súnnà ni ilé tí mo sọ yìí mo ti fi díṣẹ̀ mi kù ní ọwọ́gbẹ̀ mo fẹ́ sọ kíníkà lọ́gbẹ̀ mo ti fi dín kù díẹ̀ bá insha Allah Imam Qurtubi wá ní pé bá ṣe ń gbà ọlọ́wọ́ ara wa nìyẹn so ìbá yà bí wọ́n ni ìlà an yattasila bidhalika bin nabi sallallahu alaihi wasallam títí tí ó fi dọ́dọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam ìtumẹ̀ ní pé ní ayé tàwà yíò a sì lè ráwọn tí wọ́n narrate dọ́dọ̀ ànẹ́bìgan 15 lọ tó bá rí àwọn riwayat bí yàdọ̀ sheikh rabi bin hadi al-madkhali wọ́n láwọn riwayatun muttasilatun fi sahih bukhari tó dọ́dọ̀ ibn hajar tó bá ti ìtásọ̀ dọ́dọ̀ ibn hajar ó dọ́dọ̀ àníbà muhammad sallallahu alaihi wasallam so ìjọ ni gbọ́ pọ́sùn káwọn yẹ́sì náà rí jàdí ìdígan kódà káàkiri àníbí àkọ́ bí i 1670 rijal ẹgbà wá ní báwọn yẹ́sì ń gba kìrọ̀átì wá kìrọ̀átì ilé ibn kathir ni kìrọ̀átì ilé kìníkan títí kọ́dà àwọn kútùbù gan wọ́n náà ríṣẹ̀ pẹ̀lú isnad gbogbo àwọn tíra tẹ́wọ́ ẹ̀ ẹ́ tíra ilé wọ́n sọ isnad tó bidọ́dọ̀ Ibn Hajar kan isnad ilé bèèkú ní bidọ́dọ̀ rẹ̀ isnad tó bidọ́dọ̀ kìníkan wọ́n ni wa rasulu akhadahu an Jibril alayhi salam wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ni ànẹ́bí sí ìgbàwọ̀ látọ̀dọ̀ Jibril فنقل القرآن في الأصل رسولان معصومان من الزيادة والنقصان àwọn tó wá gba Qur'an àwọn méjì tó sì pé nípìlẹ̀ wọn lè ṣe mistake ni wa naqalahu ilayna ba'dahum ahlu tawatur alladhina la yajuzu alayhim al-kadhib àwọn sahaba àwọn náà wá gbà wá lẹ́yìn ran lẹ́yìn lọ́wọ́ kan tabi'un àwọn atba'u tabi'in títí tó fi tó dé Ibn al-Qayyim rahimahullah wọn sọ nínú as-sawa'iq al-mufsala wọ́n ní kalamu rasulillahi sallallahu alaihi wasallam fi dín kulluhu wahyun ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn gbogbo ẹ̀wà yìí ni o min indillah láti ọ̀dọ̀ Ọlọ́run wa kullu wahyin min indillah fahuwa dhikrun gbogbo wà yìí lọ́dọ̀ Ọlọ́run ní dhikru ni anzalahu Allahu tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ tán Ọlọ́run فالكتاب القرآن والحكمة السنة وني كتاب القرآن حكمة السنة النبي صلى الله عليه وسلم قال إني أوتيت الكتاب ومثله معا أوتيت الكتاب ومثله معا النبي صلى الله عليه وسلم قال وفمني قرآن أتنتج قرآن náà núkta ètò kan wọ́n ní wípé al-Qur'an wa sunna ok kí tó lọ síbẹ̀ yẹn níbi agbọ́nrin as-sunnatu mahfudha yìí náà mo sì fi kàrọ sí kàlàlbá níbi tíra tí mo dákọ ní ẹ̀kan yẹn wọ́n ní as-sunnatu mina dhikri wa hiya mahfudhatun ila yawmil qiyamah sunnatun wọ̀nyẹ̀ nínú dhikri ni ọlọ́bàá sì ti sọ títí di obìdíyàmù kìyàmù wà hadhihi mas'alatun ahbabtu tanbihu aliyya bàbá ní mas'ala yìí mú nífẹ́ láti pàkíyèsí sí li ahamiyyatiha nítorí pó pàtàkì gan wà ghaflatil kathirina anha àwọn èèyàn sì pọ̀ tí wọ́n fọ́nú fọ́ra kó ń bẹ́ wa hiya anna sunna mina zikiri sunna nínú zikiri ló wà ọlọ́sìn ló annaha mahfuzatun ani dọ̀yà súnnà sì ti di nǹkan tí ó jẹ́ tọ́lọ̀ bá sọ kò níbi kó sọnù wa ma'munatun min al-ikhtilati bi ghayriha ọkàn balẹ̀ lórí pé súnnà ò lè lúpọ̀ mọ́ nǹkan ní bihaythu yastahilu tamyiziha aw fasliha amma laysa minha níbi tó ṣe pé ó lè rí bí yọ ìtumẹ̀ ní pé ó lè àti yọ ipé in tó wà ní súnà kọwà lọ yọkún bẹ́ mustahilu jẹ́ ni kò possible khilafan lima máa yẹ̀dúnnù ahàlú báadé ìfẹ́rọ̀kì lè máa ríkọ̀ ti dọ́ọ̀lá ní ìyapa sí táwọn ẹlòmí nínú àwọn ẹni àánú tí wọ́n sọ kalikọ̀díyàníyà gẹ́gẹ́ bí àwọn ahmadiyya walkur'aniyin àtàwọn kur'anist àtàwọn kur'ani kur'ani yìí pé kur'ani ni kala wọ́n tẹ̀lé bàbá gbogbo kan bá bọ́ sórí sí àmì ìdájò ní maliki aládàparọ́ ni ẹ́ Bukhari yìí kò mọ́kọ̀ wọ́n pè gan aládàparọ́ ni sáfì yìí aládàparọ́ ni ẹ̀ ìsàn kí gbogbo kan bálabàlá ìgbàwo gbogbo àwọn àìmọ̀tánú àrítàdí tó ní gbogbo wọn ó kàzàbà wọn lọ́mọ̀wó ipa Kùránìyùn àtàwọn Ahmadiyya wọ́n kí ń ṣe Mùsùlùmí alladhina yaqulun àwọn tó ma ń sọ wípé إنه قد اختلط المكذوب المختلق من الحديث في الصحيح الثابت منه àwọn tán ma ní pé irọ́ ti lú pọ̀ mọ́ Qur'an walaysa fi wus'i insanin at-tafriqu baynahuma kò wá lè rọrùn fún yàn láti ṣe yàtọ̀ láàrin méjèèjì má ayé láàrin òdodo tí bẹnu súnnà àti irọ́ rẹ̀ látara bẹ́ẹ̀ àlékí so so sure bóyá ìrùn tó ń kíù náà You irọ́ ni yí tó ń sọ nìyẹn náà a lè lọ hajjì máa bó láì fẹ́ sure so yí báyìí àbí náà wọ́n ni wa anna al-muslimina ba'da wafati nabi sallallahu alaihi wasallam àti pé láyà nabi muhammadu a musulmi sallallahu alaihi wasallam qadil tabasa alayhim hadithun hadithu nabiyihim wa da'a hadithan nabi wọn ti walam ya'udu qadirina ala al-istifadati minhu wa wujuhi wọn padà wá jẹ́ ní tó lè lo hadithi ma annahu la yumkinu al-wuthu bi shay'in minhu abada because wọ́n gbà pé ọkàn wọn ò lè balẹ̀ pẹ̀lú kankan mọ́ nínú àwọn ahadithi wa hakadha daraba ha'ula'i ardal ha'id bil masdar thani lid-din wà àtọ́ṣùbì wà hàdàmùhù wọ́n wá wó wà húwà al-masdaru alladhi yatawaqqafu alayhi aidan fahmu al-masdar al-awwal nafsi kódà lórí súnnà yìí wọ́n ni gbígbọ́kù àgbọ́yẹ̀ kùránì gan wà sẹ́bọ́n Muhammad sọ tó bá sí yọ́gọ́dà súnnà ìkan pọ̀lú kòrán bóòlò ṣe mọ̀ kírùn sẹ́ ibi ohun ẹni kan náà ni yíò ti tó láti fi mú ọ wá kírùn ká wọ́ tó bá tó bẹ̀ kó sí Allahu Akbar ó sì fún ibi tó wà ní kòrán kó sí Allahu Akbar bó bá tó bẹ̀ kó rùkú wọ́ kó sẹ́sù kọ wá sọ subhana rabbiyal a'la lórùkú wọn tó bá ni bẹ́ẹ̀ni ilá an kààlù tí ta fi sọ pé wà bá dùhùn kààlù inna min alwaki ìthabit al-ikhtilat al-hadithi sahih bil mawdu' wọ́n ni pé tí ta mi sọ pé ẹ hadithi mawdu' ti dàkọ̀ mọ́ sahih walakin hunaka tariqatu li tamyiz ba'dihima min ba'd wa hiya qawluhu sallallahu alaihi wasallam سيفشو الكذب علي فما سمعتم عني فأعرضوه على القرآن فما وافقه فأنا قلت وما لم يوافقه فأنا بريء منه وهذا الحديث من الأحاديث الموضوعة المختلقة عند جميع أهل العلم الحديث so mi ka intanu kaman lonu wọ́n ni hadisi dun àkọ́kọ́ gbé wonu Qur'ani tó bá ti bá kùránì mú alù táà bá ti lè rí inú kùránì àwọn sọ pé kò ní kòtàkò à rí inú kùránì lásán à nígbà náà gbé ibò lówànù kùránì ká gésù kùkù ọlọ́wọ́n bẹ́ ẹ̀yìn sí lẹ́mọ̀ sọ̀tà nẹ́bí kíníkà wọ́ aláǹtakùn kan wá lọ tàwú sí kíníkà kíníkà sẹ̀tíù sẹ̀tíù tí ma ń sẹ̀tíù ifá sẹ̀tíù ọba wọn wò sẹ̀tíù tán pè nífá dé pé dìdì nǹkan sọ pé sẹ̀tíù yẹn ọmọ ọmọ ọlọ́run ni àbí ọmọ ta ló pè náà ṣe ọpọ́ ìyàwó ó sà ẹni ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni afọn okóbìnrin àtòbìnrin ló bí sẹ̀tí wù obìnrin àtòbìnrin ló bí sẹ̀tí wù ìtorí ẹ̀kọ́ wá léegun ẹlákan ẹwọ́ àkọ́ ni pé obìnrin àtòbìnrin bí ọmọ ṣe àà ah, kò yé mi o ẹ́dọ̀pẹ́ sàlàyé fún mi àwọn yóò sàmọ́ pàírọ́ ẹnìkẹ́ gíní ìkanú àwọn akílẹ́ntẹ̀ yìí <laughs> ìkanú àwọn ọkùsù àkàtà ma ń gbọ́ lẹ́tọ́ ara wọn àwọn apò mi pé àbẹ́ẹ̀dọ́kùn ìníkan wọ́n ní fà ń bẹnu kùránì wọ́n ní sẹ̀tíwù sẹ̀tíwù bẹnu kùránì àsẹ̀tíwù ní bẹnu kùránì rẹ̀ lọ olóbìnrin àtóbìnrin ló bí òun náà ń pè nífà ifá ifá ń bẹnu kùránì sẹ̀tíwù sí ibi látọ̀rọ̀ sátọ̀ àyẹ́stọ̀ hù ẹ́ wàhúwà sáàtì hù wà sẹ̀tí hù tọ́ sẹ̀tí ẹ̀rìbáyàrí o nìkan tó wà lẹ́lẹ́ tó wà lẹ́ tí ò lè dìde fẹ́rìbáyàrí so àwọn sẹ̀tí àwọn sẹ́mọ̀dé so walmuhim o ní pé àdíìsì ń kọ́ nínú àwọn tàǹsọ̀nù àwọn zanadikọ̀ bí tẹ̀rọ hun kùránì lè dádúó níbi tẹ̀ṣìríyà níbi ìṣòfin Kùránì lè máa wọn ọ̀rọ̀ wá afọn àdísì lè dádú bí Kùránì sí lè dádú àdísì lè ṣe násùkò Kùránì àdísì lè abrogate Kùránì Kùránì lè abrogate àdísì àdísì lè fàsárọ̀ Kùránì àdísì lè bayyana mushkil Kùránì ó ti ẹ̀pọ̀ bẹ́ẹ̀ àdísì lè kọ̀ yádà mutlaq Kùránì ṣe bó ló ṣe usulul fiqh bó ló ṣe wá máa wílé so ibi tàti lọ ni wípé ọlọ́ọ̀bá sọ Kùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ súnnà bal sísọ súnnà ń kọ́ nínú sísọ alùkùránì ló wà ó kó sínú rẹ̀ dùkúlán awwaliyan so ibá dùkúlán awwaliyan náà gbogbo àwọn ìrími tàti kàṣíwájú náà gbogbo náà kọ́ o a lè lò yẹn náà láti fi ṣàlàyé nígbà pé al-Qur'an wa as-sunnatu mahfudha ilé tó kàn bẹ̀ wọ́n ni atba'u sunna hum ahlu sunnati wal jama'a àwọn tí wọ́n tẹ̀lé sunna àwọn ma ń pè ní ahlu sunnati wal jama'a sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe tí ẹ̀mọ́ gba fọ́ọ̀mù wọ́ kìí kọ́ gba fọ́ọ̀mù wọ́ kìí ṣe gbẹ́ tọ́wà fílì fọ́ọ̀mù pé tọ̀ọ́yàwó èmi ó kọ mí o first name son name kìníkan kìníkan mo ti wá ṣe kìní o mo ti wá jọ ẹgbẹ́ lé ní o ara gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé tírà Ọlọ́run Ọba tí min ahli sunna ó ní ǹkọ́ nínú àwọn ahli sunna ni ó wà nínú àwọn kọmítà ma ń gbé àwọn ahli sunna nínú ni ahli hadith wal athar àwọn ní hadith àwọn ahli athar nínú ẹ̀nà ni àwọn at-ta'ifatul mansura al-firqatul najiya as-salafiyun àti bẹ́ẹ̀ gbogbo orúkọ yìí tẹ̀dúlù ala a firqatin wahida wa hiya ahlus sunnati wal jama'a ẹ ká wá dàn béèrè kan táwọn ìmọ̀ sábà béèrè pé ṣé ẹgbẹ́ wa ni súnnà náà a ní bẹ́ẹ̀ ni àmọ́ pẹ̀lú pẹ̀lú rú àgbọ́yẹ̀wò ulaika hizbullah ala inna hizballahi humul muflihun àti istahwadha alayhimu shaitan فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ṣe bá yàrí tí ó túnmẹ̀ ní pé ọlọ́ọ̀bá sọ pé àwọn ẹgbẹ́ tó ń wà ọlọ́ọ̀ ni júndù ń wà àwọn gbogbo ń wà wà inna jundana lahumul ghalibun ṣe bá yàrí ìtúnmẹ̀ ní pé àwọn tí wọ́n tẹ̀lé ọlọ́ọ̀ tán jẹ́ tán wà ọlọ́run sọ nìkan pé hezbollah ni wọ́n ìbáyìn àbí tọ́ anábí sọ sallallahu alaihi wasallam pé istalafatil yahud ila 71 firqa واختلفت النصارى إلى 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة حديث بين سنن الترمذي وهو حديث حسن عن ابن سويق àwọn alùmọ̀ yóò pín sí 73 firkọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ anẹ́bì gbogbo rẹ̀ ní wà nínú afẹ́gbẹ́ kan so bọ̀tá kí bí a mọ̀ fúnmù ẹgbẹ́ tí wọ́n sọ òun ni àwọn orú àwọn Islamic political parties láà súnlò síbẹ̀ bí a bí al-Ikhwanul Muslimun Hizbut Tahrir Hizbut Tahrir eh jama'atu kìní kan eh, jama'atu jihad ansoru sunna àwọn ẹgbẹ́ pọ̀ bẹ́ẹ̀ jibuisi ni àwọn ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ lórí náà ti tàdánmùnù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ takáwọn ẹgbẹ́ tí wọ́n sọ nìyẹn rárá o ṣó ma reason ni àwọn ẹgbẹ́ yìí kọ́ o they are political organizations súnà they were political organization political organization ṣe báyìí àwọn ẹgbẹ́ they engage in politics ẹ́n eh? wọ́n láwọn protocols wọ́n ní jẹ̀mọ́ eh, ọ̀gá ẹgbẹ́ kìníkà ẹgbẹ́ ìgbàwó eh, ó láwọn ètò ẹgbẹ́ àwọn tó bá dẹ̀ ti wà nínú àjàmá àyírí dáadáa tẹ́lẹ̀ èyàn understand kẹtẹ́yàn sọ yìí so súnnà ìwà kí n ṣe wú ẹgbẹ́ báyìí súnnà sórí Islam ò fẹ́ ká dẹ́gbẹ́lẹ̀ gan gbogbo ẹ̀ká wà lábẹ́ ẹgbẹ́ tọ́lọ́run lọ́lọ́fin sọ ní Kùránì pé wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shi'an innal ladhina farraqu dinahum wa kanu shi'an lasta minhum fi shay Ọlọ́run ni má dà bí àwọn tí wọ́n àwọn ẹlẹ́bọ Ọlọ́run mọ́ ń gó inú àwọn ẹlẹ́bọ tó bá ti ń dá fún kọ́ọ̀lẹ̀ bá ṣe wà yìí báyìí ẹwà ìmájì gbogbo mùsùlùmí ìlú lọrin báyìí gbogbo wa à ń tẹ̀lé súnnà ni kì í ṣe pé ẹgbẹ́ súfí wà ẹgbẹ́ kìníkan wà ẹgbẹ́ tẹ̀bígì wà ẹgbẹ́ tàdọ́mùnà wà ẹgbẹ́ jẹ̀máàtù kìníkan wà ẹgbẹ́ wúmà wà ẹgbẹ́ kìníkan wà kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo wa ó yẹ ká wà lábẹ́ súnnà nípa Muhammad sallallahu alaihi wasallam umaru dá mi ilẹ̀ pàmú gbogbo anájọ alábí ànẹ́bì ní sẹ́sẹ́ bẹ́ mú ṣe bẹ́ náà kí ní ìkan dọ̀ àfà umar àwọ̀lá so tó bá mọ́ abúrútì kí ní ẹ̀ for example ní àwọn alú musulmi bí a bí Lebanon bí kí ló ń eh, Syria bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ń jẹ́ kí ìyà túbọ̀ mọ́jà musulmi ẹgbẹ́ ti pọ̀ jù àwọn jama'atù musallaha pọ̀ àwọn jama'atù àwọn mọ́lọ weapon tí wọ́n wọ́n fẹ́ wọ́n lè tó 30-50 so ìmọ̀ jẹ́ kí àdáfù wá yàtọ̀ ẹ ma wọ́wọ́ gbogbo ilẹ̀ ẹ̀mbá yẹ̀ ẹ̀mbá Israel já Dawlatul Yahud àwọn Zionist àwọn Benjamin Netanyahu ọ̀tá ọlọ́wọ̀n bá igbí ọlọ́wọ̀n kó ma bá ẹlẹ́mbá wọn já but ẹgbẹ́ lè níjà tí ẹ ẹgbẹ́ ní target tí ẹ each ẹgbẹ́ níbi tí ń lọ tó yàtọ̀ sí tẹgbẹ́ ìkejì jama'atu fulaniya onímìtí lọ ilẹ́nà mìtí lọ wọ́n gbọ́wọ́n sí yádà ní sin wa àti rìásà kúrì sí yùlẹ̀ hókùnmí gbogbo wọ́n lé àgápò kí ní ẹ ẹmọ́ tí a divide and conquer kódà kéèbó tó divide ara yọ rẹ̀ dí easily wọ́n kàn pàtàkì ogbóyìn ẹ wá imagine gbogbo jùlọ Philistine lábẹ́ súnnà ní gbogbo wọn wà ọ̀tá tí wọ́bẹ̀ wọn ó mọ̀ ẹ̀ ṣe mọ̀ rísìn ẹni oníkálùkù okó lábẹ́ àwọn àfáà súnnà tó jẹ́wọ̀n àgbàfá ní asùrùwà oníkálùkù wa for example kan nígbà jihadi Afghan Soviet nígbàtí ṣíkà eh, jamilu rahman al-afghani asalafi àwọn ọkọ̀kọ́ sí jabha wọ́n kọ́ sí war front against àwọn russia bayan soviet union ni wọ́n ní báyìí àbí ẹwú bayan ibn basi ṣe fatuwa bí káwọn èèyàn lọ gbogbo káwọn musulmi láyé kan dìde àwọn àfáà pọ̀ tán ṣe fatuwa jihad bayan àwọn millions ló jìdífà lẹ́ẹ̀kanáà láti lọ ran Sheikh Jamil Rahman lọ́wọ́ wọ́n sì bí náà Soviet kí lọ́wọ́ lọ́sẹ̀ lẹ́yìn báyẹn báwọn ẹlẹ́gbẹ́ Muslim Brotherhood bọ́ sí dé ní ah wallahi humul aduwu fahdharuhum qatalahumullah qatalahumullah anna yufaku a ní ìsì alùmọ̀ wọ́n sálùmọ̀ lọ́gbẹ́ wallahi wọ́n sálùmọ̀ yẹnayẹna látinú kódà ìgbàyẹn Sheikh Jamil Rahman wọ́n ti ní daulatun islamiyya ní Kunar ní Afghanistan báwọn Sufi ṣe gbógun àwọn Taliban jùbándì ni wọ́n Sufi sàárẹ̀ kògbòrò yìí ni wọ́n sin yẹnayẹnanu sàárẹ̀ mẹ́yìn àwọn ẹgbẹ́ náà àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ bẹ́sẹ̀ lọ join pẹ̀lú àwọn sufinu wọ́n bẹ̀rẹ̀ ìsẹ̀tọ̀ ẹkẹ́ join kẹfì já àwọn Soviet bọ́ẹ̀bẹ̀rẹ̀ sí ma já orílẹ̀ ológun nígbà iná làwọn Usama bin Laden tó ánà lọ fún jihadi ẹ Sheikh Rabi na wà ń bẹ́ Sheikh Rabi ṣe dáwà bẹ́ wọ́n ṣe tí wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe wà sí wọ́n pẹ́ ní India gan India Pakistan Afghanistan gbogbo tẹ́ ń yìí Sheikh Rabi wà níwájú ní war front báyìí níbi ogun Afghanistan so but dí tó pé alumma united kò tí tún pé tó wà nígbà tí Ibn Baz tí ibùn tèmí bá sọ̀rọ̀ ni o Al-Albani gbogbo ayé ni o ìní àyíwá mọ̀mọ̀ ṣe ìsìkọ́tọ̀ àwọn àfá so táwọn àfá bá sọ̀rọ̀ kò ní kọjọ ojú kama Sheikh Rabi ni Sheikh àwọn àfá ń ni Sheikh Fauzan tó bá sọ̀rọ̀ àwọn ọ̀tákan ti gbogbo àwùjọ ti ní kìbáàrù tẹ̀ báyìí gẹ́gẹ́ bá wọn òpònú àwọn sọ́fíkọ̀ sí ń sọ gbogbo àwùjọ ti ní kìbáàrù tẹ̀ táà kìbáàrù Saudi nù wọn wú ti wọn nù sẹ́bí kí ni bá ṣe ń pín bẹ́ẹ̀ láti mọ̀ wíkì sí wíkí ibi táwọn bá wà ìyínbọ̀dọ̀ mọ́ ní hìrìsù ìyínbọ̀dọ̀ wà hakim ó gbọ́dọ̀ jẹ́ kúrò ẹ̀ pé in tí ó ma dá pípí ilẹ̀ láàrin máa ṣe ó kàn ń pín wa ṣọ́ tá ti pín ọmọ ṣọ́ṣẹ̀lẹ̀ ní èyí àti orí mẹ́gẹ́gẹ́ bí mùsùlùmí a máa lè bára wá sí mọ́ kọ́lọ̀ pọ́sùn kárí mẹ́ lóní súnà kí sí kí nìdí pínpín sọ́wọ́pẹ̀ wa káfà hádé ìrùmà tàfàkùkọ́ ó tó tàfàkùkù yí tó pípẹ́ yí tó ẹ̀mgbẹ́gbà máa ń débì kagbó tó átùnkún jùlọ lọ ní ká tún pín mọ́nà àwọn tó wà nínú ẹgbẹ́ yẹn báwo làwọn ṣe padà sínú súnnà àwọn afrọ́dà hádé ìjàmáà bóò ní gbogbo واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ẹ di okùn Ọlọ́run Ọba mú lápapọ̀ ẹ má pín kí bá yàbí bóòlà ẹfẹ́ ṣe tàkíkù rẹ̀ wa kuntum ala shafa hufratin minan nari fa anqadhakum minha fa anqadhakum minha Ọlọ́run lẹ́ ti wà létí bèbè iná ní rí kìí ṣe kéré a ń pa àwọn èèyàn kìí dọ́dọ̀ tí wá ń bí ní o ẹ̀mí àwọn èèyàn ń bọ́ lójoojúmọ́ o lọ́wọ́ àwọn kèfèrí àwọn kèfèrí fojú kan ń pe píìsì fún yín bí ojú kejì wọ́n fi ń pa mùsùlùmí láwọn ibòmí ní o wọ́n gbàtàn jẹ́ peace peace peace so mùsùlùmí ga bẹ́ẹ̀bẹ́ Bosnia bẹ́ẹ̀bẹ́ lọ kákàkiri Philippines more than 80,000 wọn ò tún stop dé ní náà ní kí náà ń pè Golan Heights wọ́n pààyàn bẹ́ ní West Bank pààyàn bẹ́ Gaza fẹ́ pààyàn tán bẹ́ wọn àwọn ará Lubnani náà fẹ́ pa kí ló dé ẹ̀jẹ̀ ríbá yàbí wà láti ẹ̀tẹ́lifù fàtẹ́fṣìlú wà tẹ́tì àbàrí ẹ̀kùn ṣe rí bí agbára bí tágbára wà ní kápọ̀ lórí dáadáa ni o ibi tágbára wà ní kádìdé gbìn lẹ́ẹ̀kan táwọn kèfèrí bá gbọ́ngbà pé aljeshul islami gbogbo wọn sáyẹnà yẹnà kákàkiri ọ̀tọ̀ ní bísí sí ti bá ṣe sínú ẹgbẹ́ tiwa a ní ẹṣà ìpẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ òun ń dákà kí ẹjí kástọ̀pù mọ́dẹ́gbẹ́lẹ̀ wallahi ó ń dọ̀ afá al'umma yìí èyí tó jẹ́ ètò láti ń bẹ́ ní nípa tí àwọn zanadi kọ tí wọ́n kú láti fi um, jásúnà nípa Muhammad sallallahu alaihi wasallam láti fi jábọ́ nínú ètò sí lábájú tí wọ́n ṣe ń bẹ̀ múnẹ́ ni àtọ́nù fi sọ̀hábà múnẹ́ ni mọ́ bọ́ẹ̀nù àtẹ́lù àwọn sọ̀hábà nẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wasallam onípa mọ́fẹ́ nìkọ̀ káwá ọlá ti àwọn asàbìkún al'awwalun àwọn tí wọ́n ti lọ́wájú tán ti síwájú wa nínú gbàgbọ́ minal muhajirin wal ansar an sahaba ne ọlọ́wà ló ń yọnu sí wọn ọlọ́sàn al-Qur'an wa ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin نوله ما تولى ونسله جهنم وساءت مسيرا ẹni tó bá gbọ́ annabi sallallahu alaihi wasallam lẹ́nu tó sì tẹ̀lé ojú ọ̀nà bí tẹ́tọ̀ sí ojú ọ̀nà àwọn sọ̀hábà àwọn mùmínúnù bẹ̀yẹ̀ wọ́n mú sọ̀hábà ọlọ́lá fi rẹ̀ sójú ọ̀nà tó ti mú a sì fi wọnú na jahannam ọ̀nà tó burú jáìsì nínú jahannam gẹ́gẹ́ bí ẹ̀nà ni annabi muhammad sallallahu alaihi wasallam sọ annabi tún sọ sallallahu alaihi wasallam pé man kana ala mithli ma ana alaihi al-yawm wa ashabi àwọn tan bá lórí nǹkan tí ga nabi wa lórí ole ni àtàwọn sahaba mi ibn mas'ud radiyallahu anhu wọ́n sọ pé siratu rawaba tolon sọ alquran pé wa anna hadha sirati mustaqiman fattabi'uhu wa la tattabi'us subula fatafarraqa bikum an sabili dhalikum wasaqum bihi la'allakum tattaqun wọ́n ní siratu tolon tolon sọ yẹn ibn mas'ud ní pé annabi sallallahu alaihi wasallam tarakana ala ala tarafiha ànábì fi wálẹ̀ sórí igun rẹ̀ láyé bí ó ní ìtú ẹni pé ojú rẹ̀ là ń gbà lọ́wọ́ igun rẹ̀ yóò kún aljanna ló jẹ́ sí ṣe bá yàrí ó ní Hasan al-Basri rahimahullah ta'ala fi sọ pé in sọ pa àwọn sahaba ó ní abarru nasi quluban abarru nasi quluban tán bá dákẹ́ dẹ̀ sákàtù sákàtù àni ilmi tán bá dákẹ́ ìtorí ma ni tán bá sọ́rọ̀ mọ́ sọ́rọ̀ pẹ̀lú ma ibn rajab wọ́n sọ nínú fọ́lù ilmi salaf ala ilmi khalaf àwọn salaf àwọn tàti lọ́n wájú bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sahaba ẹ gbọ́rọ̀ wọn kéré àmọ́ àǹfààní pọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ tí wá pọ̀ lé ní àmọ́ àǹfààní kéré tíra mélòó ni Abubakar kò kọ kankan mọ́rù kọ àwọn tó wá lẹ́yìn àwọn tó kọ tíra jù wọn lọ sánlọ́lájú àwọn Abubakar lọ ni ara àwọn tó wá lẹ́yìn kọ tíra jù wọn tó wà jù lọ àwọn ìlú àti bí tíra kan ló pẹ̀lú ìwà tíra mẹ́ta ìrìn mẹ́rin ẹwà wè ní ẹlùmí ní tíra 500 ìsànfàní kankan fà lóòmà yìí so àwọn sàhábà yìí àwọn àwọn tó ní Ibn Mas'ud radiyallahu anhu níbi ẹgbàwà kan tó sì pé law hukma rafa ó ní ìdájọ́ yìí pé Ànábì sallallahu alaihi wasallam ó inna allaha nadhara fi qulubil ibad dájúdájú ọlọ́wọ́ bá wọ kàwé yìí fàwájádà qalba muhammadin sallallahu alaihi wasallam khayra qulubil ibad wọ́n rí pé ọkà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam uní fi ń dájú fastafahu li nafsihi wa bta'athahu bi dinihi aw bi risalatihi ọlọ́run wá chúza nẹ́bì fẹ́mi ara rẹ̀ wà fi ṣẹ́rà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam thumma nadhara fi qulubil ibad ba'da muhammadin sallallahu alaihi wasallam lẹ́yìn gbà yọ́lọ̀ wọ́wọ́ kàwọn èèyàn lẹ́yìn ọ̀kan nígbà muhammad sallallahu alaihi wasallam fawajada kuluba ashabihi khayru kulubi liba ọlọ́run wá wípé ọkàn sahaba wọn ni tó fi ń dájú a fajalahum buzaro a nabiyihi ọlọ́run bá fún wọ́n ṣe ministers fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ujahiduna fi sabili dini wọ́n jà sí ojú ọ̀nà ìsìn ọlọ́run ba fama wajadahu muslimuna haqqan fahuwa inda allahi haqqun wípé táwọn mùsùlùmí àwọn sàhábà tó bá rí pé dáadáa ní unan dáadáa ló jẹ́ kọ́lọ̀ pọ̀ aláṣẹ ní Qur'an nípa pé ká mọ́ sí kí ni ká mọ́ sàdúwà fún wani ọlọ́ni walladhina ja'u min ba'dihim yaquluna rabbana bil iman wala taj'al fi qulubina ghillan lil ladhina amanu àwọn tán wá lẹ́yìn wọ́n والذين تبوأوا الدار للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون الله في والذين تبوأوا الدار والإيمان من بعد من من من قبلهم يحبون من هاجر إليهم لا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم ومن يوق شح نفسه فاولئك هم المفلحون ọlọ́run wá ní wàlèdínà ọlọ́run kọ́kọ́ yí àwọn mahajirun àtàwọn ansọ́rọ̀ àwọn sọ̀hábà nìyẹn ọlọ́run wá ní wàlèdínà já'u min ba'dihim èmì wọ́n nìyẹn yẹkùlún in tọ́lọ̀n sọ pàmọ̀ sọ́nù àtàwọn yáwa tí wọ́n ti gbáàdùwa níbi iman ká ma ṣe fíìmù Muawiya abúrúnlágbà nífàá ẹ̀yìn ṣe fíìmù Muawiya kí lẹ́fẹ́ mọ́ ṣe mẹ́ ẹ ma discourse ní tó ṣẹlẹ̀ àbí ẹ sọ tó ṣẹlẹ̀ aina al-kaffu amma shajara bayna as-sahaba al-kaffu amma shajara bayna as-sahaba ká dákẹ́ ká kóra dókò níbi tó wá ṣẹlẹ̀ láàrin sọ̀hábà ma gbẹ́nu àtẹ́lẹ̀ àwọn sọ̀hábà ńkọ́ ẹ wá lè ṣe fíìmù series àwọn fùsáàkù fùjáàkù fààrì lọ tó fi ń ṣe fíìmù yẹn ṣe àpá àkẹfẹ́ gínà máa ti fíìmù àrí Anthony Quinn tó ṣe Omar Mukhtar sọ́bẹ̀ kírísítẹ́nì sọ́nà kan ló ṣe di mẹ́sẹ̀jì òun náà ni àbí ẹ́ òun ni Hamza níbi di mẹ́sẹ̀jì ẹ̀hẹ́ òun ni amza. kèfèrí òun ni Hamza ọlọ́lọ́ mọ̀dúwà rẹ̀ tí wọ́n sọ kúnjọ́ tí wọ́n wo fíìmù yẹn Hamza ah, ti kú ah Hamza ti kú kèfèrí nìna kèfèrí lélẹ̀ ìdí tó kú yìí so ká mọ́ sọ tó ṣe láàrin àwọn sàhábà ká mọ́ bú àwọn sàhábà pàápàá jùlọ Muawiya na fàfà ní pé Muawiya bàbúwábà ti sàhábà wọn ni lẹ̀kọ́ Sahaba. sàhábà ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ àwọn Sahaba. Odo Muawiya ni ó ti bẹ̀rẹ̀ so Madini yóò fẹ́ discussing tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti Ali yóò àmà dájọ́ yóò ní bàtí Abu Musa al-Ash'ari tí wọ́n àti amúrù bínà làás tí wọ́n lọ jọ dùkó tí wọ́n lọ sí kíní wọ́n wá lọ ìdáà wọ́n wá lọ kíní kan wọ́n wá lọ gíṣù tí wọ́n sọ ni ẹwù wọ́n wá lọ gbá wọ́n wá lọ àwó wọ́n wá parọ́ wọ́n wá sàbòsí àlì so tó wá ti kọ́kọ́ establish kan sàbòsí gbogbo àwọn sọ̀rọ̀ tán wà pẹ̀lú Muawiya àbáyẹ ọkọ̀kọ́ condemn gbogbo wọn dànù wọ́n ti báyà rí tó ọ padà dọ́dọ̀ Abubakar àti Umar ọ dọ́dọ̀ Uthman because Banu Umayya àwọn Banu Umayya ni Muawiya náà tí ó bá yà rí so wọ́n ní báwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam pé la tasubbu ashabi ẹ má sọ̀hábà mi fawalladhi la ilaha ghayruhu àníbì sọ sọ́lá síná pé ẹmú bọ́ sọ̀hábà mi mú fọ́lọ́mà tó dá mú fi ṣe lẹ́rù tí kọ̀kan ní tẹ bá ná in tó dàbí àpáta oòdù tó jẹ́ gold ẹwà náà kò lè tó ẹ̀kún ọwọ́ kan táwọn sọ̀hábà ibá náwó ṣe ibá yàrí so ìyàwó Aisha radiyallahu anha wani umiru an yad'u lahum fasabbuhu

ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة تي دولم سوي بي eh ليغيظ بهم الكفار àwọn sàhábà ní Ọlọ́run nínú tó ń fẹ́ fi àwọn sàhábà ṣe ni pé òun fi bí àwọn kèfèrí sọ fọ́ ayà Kùránì mo kà fún ọ yóò gbogbo bá rẹ̀ tó bá ìjà ìrun tí ń kí ìdálọ́ narí tẹ̀wà fún wa ẹ̀ ṣùgbọ́n kí rìn o ń gbọ́n sọ̀hábà so kí tó bá ti discredit àwọn sọ̀hábà ó ti discredit ẹ̀sì nìyẹn limadha lihanna humun nakọla humun ladhina nakọlu ilayna ad-din àwọn ni wọ́n narí tẹ̀sì wá wọ́n sọ fọ́nà ànábì ní sọ́lú kàmọ́rọ̀ àìtù mú ní usọ́lì an tàrọ àìtà nàbí a ṣe wọ́n rá nàbí ní sallallahu alaihi o ó ní rárá tó bá níbẹ̀ ni yí ti mọ̀ pé jùnún rẹ̀ ti pẹ́nu wọ́n tètè rẹ̀ àtẹ́lì sí jùnún sí sí ọ tó bá ní à ń rá nàbí tààrọ rá nàbí àwọn sọ̀hábà àṣíbá sí kíhùn lè ní àwọn tàbírù ní rí tí ò bá sáwọn sàábà ní píkṣọ ọmọ àwọn tàbírù lè rí kankan wò so ìbáyà so ah ma padà ló àsìkò ní insha Allah rọ́nà kó ṣe rán láti fi ṣàlàyé ó sì kún nítọ̀ mo fẹ́ sọ lágbàrá bẹ nípa ọ̀rọ̀ hifdu sunna mo sì tún fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sì pọ̀ mẹ́tẹ́ ẹ̀fẹ́ sọ gbọmìnì láǹfàní àti wa sallallahu wa وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته